قال رسول الله صلى الله عليه وسلم òjíṣẹ́ lọ dákẹ́ òfìfẹ́ tafsiri kùránù anábì ní wípé alìmọ́mínú alìfún wọn ma àlúfún alìmọ́mínú ẹntá mà ní múmi ní òdodo tọ́gbà fọ́lọ̀ tinútinú alìfún wọn ma àlúfún alìfún ni yọ́ ma kó nǹkan jọ ní mànà kò ní tún kankan àwọn dẹ́gbẹ́lẹ̀ ní alifu gbogbo àwọn tó dẹ́gbẹ́ ilé alifu ni wọ́n àwọn tó ti gbà pé mi náà wọ́n dára pọ̀ pẹ̀lú ẹgbẹ́ ma alúfù ni wọ́n wọ́n gba iláàfù àjọṣepọ̀ wọ́n pe ẹlòmí ìsẹ́gbẹ́ olóhùn ní ti ń dárìn káàkiri bí ibi bí ẹran jẹ ibẹ́ ni ẹni bá sì dábẹ̀ẹ́ tí ń dáṣe náà ni ó dákú fún rẹ̀ ta ni wọ́n wò mọ́lá lọ́jọ́ kìámà nínú ìjọ owó lọ́wà wọ́n ní àrísù mọ́lá tùrù àwọn súnmọ̀rù súnmọ̀rù súnmọ̀rù ilẹ̀ ìjànà ti súnmọ̀ra ilẹ̀ náà rí súnmọ̀ra zùmọ̀ra abolọ́ àwọn àjọ náà arẹ́gbẹ́ ọ̀mùtí arẹ́gbẹ́ olódodo arẹ́gbẹ́ òkúrọ́ arẹ́gbẹ́ jálejálè arẹ́gbẹ́ tọrọtọrọtọrọ ẹgbẹ́ wo ni wọ́n ń ṣe àwọn àwọn olẹ́gbẹ́ rẹ̀ àwọn sẹgbẹ́ ẹ̀sẹgbẹ́ tó dáa má sẹgbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ ọlọ́run ní kò ṣe àádàpọ̀ máwọn مثل المؤمن بالمؤمن كالبنيان يشد بعضهم بعدا وشفق رسول الله صلى الله عليه وسلم أصابعه Ànábì ní mọ́mìnì pẹ̀lú mọ́mìnì àárín dáalé fi wé bí ìbá sí blọ́ọ̀kì rí. Ẹwò gẹ̀nà jẹ́sẹ̀ yìí, ńgbà wọn so máa jẹ́fi símẹ́ntì mú pọ̀ tó bá èèyàn olè fi kúkù fọ́. Ńgbò ti tọ̀rẹ ara wọn. Òwe táà ti máa àgbàlagbà ni kí bàbá kan fẹ́ kú, ó sì bímọ mẹ́ta ọwọ́ aríkà ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ mú igi kéékèèké wá kọ̀sọ̀ tí ó fi ṣe fún wọn ẹ̀yìn ìyálé àtìyàwó àtọkọ àtìyàwó àti àfá àtọmaké gbogbo alálòwé yí ó mi ò bínú lè wọ́n tó ìbínú ń dá ìgbàdúrà rẹ dúró ìbínú ipọ̀ agídí ipọ̀ ní nígbà ànígbà bàbá wa ní ẹmú gíwá nígbà wọn mú gíwá ìwọ àkànbítọ́ jágbà ọya dá igi ọwọ́ rẹ̀ ó sì gbà dídá àyíndé tó tẹ̀lé ìwọ náà dá fàǹgbà dídá àrẹ̀mú tó kéré ìwọ náà dá tiẹ̀ ẹ̀rún ọwá sísà ó tó kẹta ó tún ní ó pin títí tí kò rí dá ńgbà ó ti bí àtìpọ̀ àtìpọ̀ kò sí dámọ́ ọ̀yá ìwọ rẹ̀ mú wọ́n náà pé èéṣe ẹbẹ́ iná rẹ̀ dá ti dé òní ìwọ kékeré wọ́n náà gbé ń gbà àwọn òrí dá bàbá lówe mọ́ pa fún ẹbìra yín ẹbìra yín ẹsìra yín lọ́kọ̀ ẹsìra yín lọ́kọ̀ ẹ jẹ́ ká ṣàṣe pọ̀ ọ̀rọ̀ ìmọ̀ mi ní ẹ jẹ́ ká ṣàṣe mọ̀mìnà ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀bẹ̀ ní bá lè jí. Ẹjẹ́ ká sáfẹ́ pọ̀ Ẹjẹ́ ká sáfẹ́ pọ̀ ìmọ̀mìnà ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀bẹ̀ ní bá lè jí. Àlọ́ mẹ́mẹ́ ẹ̀yìn bàbá wa tẹ́ jẹ́ ìmọ̀mù Èkó, irúfin tàǹgbọ́ pé hún hùn hún kan ń bẹ́lẹ̀ ẹ̀dàkùn ẹgbà sí Islam Islam ò ní mẹ́jà gbọ́ o ẹgbà sí ara yín ni o ọlọ́mọ ti à ń kéfì rí bàbá wa lè ń ṣe ká pẹ̀lú ara wa a ní sọ́jú bá ń lọ nítorí pé ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹni bá lè ṣe o. ẹjẹ́ àṣẹ lọwa àdínì látara kámúra wa dání àwọn sàábí Ànábì wa Muhammadu ẹgbọ́ tó lọ sọ ọ̀rọ̀ wọn ni ìpé Muhammadu Rasulullah kájẹ̀ tó lọ bẹ̀ẹ̀nì náà ẹkọ́ lọ bí wà tọ́símú bẹ hábùlì lẹ́yìn jẹ̀mí àwọn wọ́n رفعتم بنعمة إخوانا وكنت على جبا إبرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم Gbogbo Mùsùlùmí Nàìjíríà, gbogbo Mùsùlùmí ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àfáà lè kéwú gbogbo ẹ̀yin olórí ìsìlámù lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí ilé kéwú ó yẹ ká ní àjọhùn àjọṣepọ̀ akékékéké àwíwí àmàrùn tó ń bẹ lára wa kálukú ní dájí ẹ̀ṣẹ́ ẹnìkan ọ̀fẹ́rẹ́ ní kéjì bàbá dòdò sí ní àmàrà wa lójú bàbá dòdò òkú ágbẹ̀pẹ̀ nítorí ẹni ẹlẹ́ni tó kú lélẹ́rí àkúkú mọ̀ owó tó fi ilẹ̀ aráàmù ni aláàlì ni kò yíwa sí àwọn tó ń jà si ẹ̀ ipò tí ó tàn ayé lọ ṣe sùúrù wa tásì mú ẹjá dìra wa mú bí ábúlé ọba tó dára lọ́tọ̀ọ̀tọ̀ náà ló tún pàkíyèsí wa pé lọ́tọ̀ọ̀tọ̀ ni mo fẹ́ kẹrì ọlọ́run الوعظ والإرشاد كما سواسي الحكمة الإلهية الربانية كما بقى صلى الله نيوتي أكبر بنتين دوا ẹni a bá bá sọ̀rọ̀ ọlọ́run tó ní ò ní tán ẹni èsùnú wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀dá fún ẹni tó bínú pọ̀ wá mítìnì máa kọ́ máa wà. Ẹlẹ́tì kí ọlọ́run tó ṣe fún ìdẹ́ ìjẹ́ Mùsùlùmí tẹ mú títọ́ gbọ́ sí lẹ́nu yí. Ìsíkọ́ntùm àdá ẹlọ́tànú ẹbí, ẹlọ́tànú ẹgbẹ́, ẹlọ́tànú ọjà, ẹlọ́tà káàkiri. Bẹ́ẹ̀ bá jù kan lè fọ́lọ́ ọlọ́run ra iṣẹ́ gùn tàbí okùn. Ma àṣẹ́bá àtún bí ní ilé. Àlámà bẹ́yìn ẹ̀kùn ló bí kan ní nǹkan bí àádọ́ta ọdún sẹ́yìn, 70 years nílẹ̀ Yorùbá ní ẹgbẹ́ tí ń bẹ tó gbajúmọ̀ jùlọ ẹgbẹ́.